إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وأهلها في النار أرقف الله سبحانه وتعالى lórí ìkẹ́nà ńlá tó ṣe fún wa láti pé kí ẹ̀mí wa máa bẹ lórí Islam lórí súnnà lórí ìwá ìmá nípa ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ìwá ìmá àkídà àdìsọ́kàn musulmi tẹ́yìn fi dáàbò bọ́ra rẹ̀ níbi gbogbo àwọn àdìsọ́kàn tó ń jẹyọ látara àsáni látara èyí tí èyàn ń kán léwé ní so gbogbo àwọn oríṣiríṣi àwọn àdìsọ́kẹ̀ tí wọ́n fi dáàbò bọ́ra rẹ̀ ń bẹ̀ so ilé orílẹ̀ ńlá látọ̀dọ̀ ọ̀nà ọ̀bá ni pé ó ṣe ń rọrùn fún yàn láti máa àwa láti kọ́kọ́ máa yí irú ìjókòó báyìí àti pé láti máa wá sí so ibi tí a bá tíra wa takhilul àìní ìdè bí sharhi aqidati al-Ghaziyayn òun náà ni ibi tí Sheikh Ubayd tó ti ń sàrẹ̀ ọ̀rọ̀ Ibn Abi Hatim tó ní wal Qur'anu kalamullahi ghayru makhluq bi jami'i jihatihi Qur'an ọ̀rọ̀ náà bá ní kèkín sí ẹ̀dá ní gbogbo direction rẹ̀ so wọ́n wá ṣàlàyé fún wa pé Qur'an ó wá ní waznu so wá ní waznu fu'lan so fu'lan alif wa nun ó sì máa ń túmọ̀ mubalago so máa ń túmọ̀ mubalago pé nǹkan sókè ní nǹkan nǹkan kọjá nọ́mà lẹ́bù tó yẹ kó wà so wọ́n ní Kùránù wọ́n ní ìtumọ̀ méjì lónìí wọ́n ní ó lè túmọ̀ kíkà kama ní Kùránù ó lè túmọ̀ kíkà bákan náà ó lè túmọ̀ nǹkan tí wọ́n ń kà so ó lè túmọ̀ kíkà nǹkan bákan náà ó lè túmọ̀ nǹkan tí wọ́n ń kà wọ́n dẹ̀ mú ẹ̀rí wá fún méjèèjì ni pé ó ń túmọ̀ pé nǹkan tí wọ́n ń kà níbi inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam so ó túmọ̀ kíkà nǹkan níbi hadithi ala Dawud al-Qur'an ní pé wọ́n sin rọrùn fún Dawud al-Qur'an àti máa ka zabura zabura àti ànábì Dawud ní o so wọ́n ní khuffifa ala Dawud al-Qur'an wọ́n sin rọrùn fún Dawud kó máa ka kíni kó máa ka zabur wọ́n ní fakana ya'muru bi dawabihi yóò pa àwọn aláṣẹ wọ́n pípẹ́ nǹkan gún rẹ̀ fàtúsọ́rọ̀jù wọ́n gbé àwọn nǹkan tí àwọn nǹkan tó máa ń gbé sẹ́yìn àwọn ẹṣin gbogbo àwọn nǹkan yẹn ó gbé wọn sẹ́yìn wọn wọ́n ní fayaqra'ul Qur'an wọ́n ní yóò wá ka nǹkan tí yóò wá máa ka azabur qabla an tusraja dawabuhu síwájú kan tó ṣe kí ni síwájú kan tó prepare nǹkan ogun rẹ̀ gan síwájú kan tó prepare nǹkan ogun rẹ̀ yóò ṣe yóò ti parí kíka zabur yóò pa láti pé kan prepare nǹkan ogun láàrin gbàtán fi ń pè pẹ́rẹ̀ yẹn yóò sì ti ka gbogbo zabur so bọ́nà ọba ṣe ṣe zabur ní ọlọ́run fún nìyẹn so so tí a bá gbọ́ hadith yìí yóò jẹ́ kó yí yẹn gbogbo àwọn kátà máa ń sọ pa àwọn salaf ní pé ha ní pé 60 khatma ló máa ń parí nínú nínú Qur'an síwá ma yaqra'u fi salah yàtọ̀ sáwọn kátà máa ń ṣe gini tọ́mọ̀ ń kà 60 times ní Ramadan yàtọ̀ sí ìtọ́mọ̀ ń lóyún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí yẹn bá dórí máa ìmára náà tí ọlọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ wà tó pé in tí ọlọ́wọ́ bá fi ròyìn annabi dawud náà ni pé awwabu so awwabu la annabi dawud ẹni tí ma ń padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ti máa rántí ọlọ́wọ́ so tí yẹn bá dórí máa nǹkan yóò rọrùn fún yẹn tẹ bó ṣe bọ́lọ́wọ́ bá ṣe zaburu so tó máa ń sọ fún yẹn pé eh, imam ahmed máa ń parí tẹ́lùmí ma wò pé lálùkọlù ní ma wà lákẹ́yìí oyi ara o ara so òdodo ni torí pé ẹwọ bọ́lọ́wọ́ bá ṣe sí rọrùn fún annabi Dawud oyi so fadlullahi ni ẹni tó bá sì wọ́lọ́wọ́ bá ló máa ń fún so nínú tó possible ni pé Ọlọ́run bá lè fún àwọn èèyàn mílẹ̀ nínú àdúgbà yìí tó ṣe pé Kùránù rọrùn fún ọgá yíè ṣe kàkúkà mọ́ ọ̀rọ̀ sẹ́nu ẹ̀rọ ara ọ̀ sàbí mọ́ wá pàfọ́mù style oye kí àwọn òǹkà kọ̀lání kó máa ṣe tíátà oye ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ so tí ìyàwó hadith yìí sí báyìí gbogbo àwọn nǹkan tó máa ń sálàyé nípa àwọn sálàfí pé àwọn Usman máa ń parí Kùránì every seven days so àbí àwọn sálàfí ní wọ́n máa ń parí Kùránì lójoojúmọ́ so gbogbo ilé yóò fi jẹ́ kó yíyàn pé ah so ó possible dada torí pé ẹ imagine láàrin ìgbà tí wọ́n fi prepare ẹ̀sìn yóò kàn pa wọ́n láti pé kán prepare nǹkan kò láàrin ìgbà tí wọ́n sì fi prepare nǹkan kò sígbà tí ó fi gún yóò sì ti parí gbogbo zàbó so wa ma dhalika ala Allahi bi aziz so kò lè fọ́nà ọ̀bá láti so ibi táwà dé gangan so wọ́n ni al-Qur'anu kalam Allah wọ́n ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọ́n ni yàní hurufuhu wa ma'anihi àti harafi rẹ̀ àti túnmà rẹ̀ wọ́n ni famu'taqadu ahli sunnati wal jama'a wọ́n ni àdìsọ́ka ahli sunna wal jama'a annal qur'ana kalamullah ní pé qur'an ọ̀rọ̀ náà ma tusarrif kéfà máa tó sọ́rọ̀ ifò fi wọ́n ní gbogbo ojúpọ̀nà tí ó bá gbà wá wọ́n ní túlíyà bil alsin yálà wọ́n ká pẹ̀lú ẹnu ní o àwòkọ́wìdọ̀ fi sudur àbí wọ́n há sí ọkàn àwòkútìbà fil masahifi àbí wọ́n kọ sínú àwọn ìwé wọ́n ní la yukhrijuhu eléyìí ló fa qala al-imaman tí àwọn ẹni síwájú méjì yẹn abu zur'a àti abu hatim tó sọ pé bi jami'i jihatihi gbogbo jùpọ̀nà tí kùránù bá gbà wá ọ̀rọ̀ ọlọ́wọ́ bẹni wọ́n ni al-lafzu wal ma'ana wal kitaba wọ́n ni ọ̀rọ̀ rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni àti kíkọ rẹ̀ ni wa qadiman kanu yaqulun wọ́n ni wọ́n ti so ní pé asọ́wùtù sọ́wùtù alqari so ní pé ohun ohun ẹni tí ń kàrí wal kalamu kalamu albari ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba dẹ́dà so in tó fà tí ọ̀rọ̀ yìí tó fi wáyé òun ni pé torí pé àwọn ẹni ànù wọn èé juwọ́lẹ̀ tẹ́rí ẹ̀kọ́ pọ̀ gan fún àsìkò wáyé nípa àwọn fitna kọlùkùlù Qur'an ẹ̀kọ́ pọ̀ gan fún àsìkò wáyé so àti bí àwọn ẹni ànù bí wọ́n yí sí yípadà so nígbàtí wọ́n gbá wọn pé à ah, pé Kùránì ọ̀rọ̀ náà bá ní wọ́n tún wọ́n ní ju ọ̀nà lẹ̀ so wọ́n tún gbé nǹkan mí wọ́n ní ẹ eh, ok eh, eh, kílùkọ̀ tó bá wá wà ní ohun tí yàn bá wá ń ka ǹkọ́ sáwọn sọ pé ohun yẹn náà sí ọ̀rọ̀ náà bá náà yìí tòsí bí ohun tí yàn bá ń ka tòsí bí ẹwù bí tí ó ti bẹ̀rẹ̀ báwọn ìnáwà mú sí máa ń ṣe nìyẹn ẹwù bí tọ́lọ sí pínlẹ̀ ẹwùn tó ti pinlẹ̀ ẹwùn tó dé ibi tó ti pinlẹ̀ ní pé kíni wọ́n fẹ́ wọ́n sọ pé kìí sọ̀rọ̀ Ọlọ́run Ọba but wọ́n tún padà wọ́ sí kíni wọ́n padà wọ́ sí pé ibi fìrọ́ ẹni sí máa ń kàkọ́ sí òun ni fún lásìkò mọ́sálà ní bọ̀báwọn ẹni àánú fi kulli zamanin wa so kwe fitna kéèyàn pa àwọn bídá àti so òun ni fitna àti kọsíwà lẹ́wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ so asùlù mọ́sálà ní ajínú mọ̀tẹ́dì àwọn náà wá kún bẹ́ẹ̀ ẹn tó bá wá ṣe pé wá ní dáadáa tó wá kìní kan kọ́ ìdàbálàgọ́lì má ukùlátẹ́ yìí lamíyàmílì lọ́kọ́bà ipe a tómi bá ti tó hadithun tó yẹ pé in tó sọ ha nípa àwọn afọ́ àbọ̀n afọ́ rẹ̀ sọ̀rọ̀wáhù Abu Dawud tó ní tó ní ilẹ̀ jùn pa hadithi alkùnlatíni pé dọ̀áìfù ní tí bẹ́yìn ní wọ́n sọ fi àdíkù dọ̀áìfù nílẹ̀ so wọ́n sáà so wọ́n wà máa fa ibi asùlù mọ́sára ní pé ìkàún bí dáàtì ẹ̀ ní mọ̀gbàtẹ́ débi ọ̀rọ̀ mi ẹ̀ ní mọ̀gbàtẹ́ débi ọ̀rọ̀ mi ẹ̀ ní mọ̀gbàtẹ́ débi ọ̀rọ̀ báwọn bí dáàtì máa ń ṣe nìyẹn so bọ́ sí ṣe pẹ̀lú Imam Ahmad náà nìyẹn pé a ṣe tí wọ́n sábà ń kà ṣe ìwà ìjọ́rọ̀ ọlọ́ọ̀bá náà ni so but Ah, ọlọ́run ọba yóò dáàbòbò ẹ̀sìn rẹ̀ yóò sì bí yẹn bá sì ṣe submit fún ọlọ́run ọba sí ọlọ́run ọba sì fún yẹn ní ọpọlọ tó pé láti fi máa rí àánú àwọn ẹni àánú èyí tí ò fi dá nìyẹn kẹ́ mọ́ wo àánú tí ẹ bá fi ké kọ́kọ́rọ́ yẹn kó mú bérebére sórí òdodo kí ẹ mọ́ mọ́ lọ mọ́ gán ní àánú ń gbogbo wà pé à ah, mo fẹ́ òun náà ti fẹ́ wò díẹ̀ mo fẹ́ gbọ́ sẹ́ni tí ẹ bá máa ń gbọ́ àánú púpọ̀ òdodo máa ń wíkì lẹ́nu ẹ̀kọ́ ẹni tí ì gbánu ara òdodo tó bá tó wá gbọ́ nǹkan kan tó ní àánú níwáyìí

so nígbàtọ́ so lè àwọn afásún náà gbà fún wọn wọ́n ní gẹ́bí ṣe kìrìsìtán ṣe gbàwá tí Imam Ahmad sọ fún wọn pé asọ́ọ̀tù sọ́ọ̀tù kọrì ohun ohun ẹni tí ń kàrin tó tọ́ wal kalamu kalamul bari ọ̀rọ̀ sí rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní kalam so ọ̀tọ̀ ní sọ́ọ̀tọ̀ ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní kalam in ta fi ní in ta fi ní láwùdù nìyẹn ta ní kẹlima nìyẹn ta ní kíni ta ní kalamu nìyẹn oye so tó bá yí pé sọ́ọ̀tù ní kalamu ni gbogbo láwùdù ni ò bá jẹ́ kíni

so wọ́n ni wà aléyìí sheikh ubaydi sọ pé lórí eléyò fatusbihul maqalatu ó wá di pé àwọn ọ̀rọ̀ ghayru hadha al-ma'na tó bá yàtọ̀ sí eléyò batila anuni tó bá ti yàtọ̀ sí eléyìí wa minha nínú àwọn ọ̀rọ̀ yìí al-qawlu ni so ibi tí ibi tẹ́ ti rí àwọn ibi tí àwọn kankan tó ti wọlé ní nípa àwọn kan tẹ́ rí gbóòrùn ìbárọ̀ yìí àwọn àṣáyìrọ̀ mọ́ ń lò gan àwọn àṣáyìrọ̀ mọ́ ń lò gan ìdí tàbí ma fi ń lò ìbárọ̀ ni pé àwọn àṣáyìrọ̀ àsìkò mú mọ́ sọ fún apẹ́ṣẹ́ rí ẹmọ́ ò pé àwọn àṣáyìrọ̀ wọ́n less than àwọn mọ̀tẹ́sílà tí àwọn àṣáyìrọ̀ àsìkò ti wà wọ́n burú ju àwọn mọ̀tẹ́sílà lọ àwọn bí àwọn jàmíyà alákọ̀ọ́kọ́ wọ́n láwọn jàmíyà alákọ̀ọ́kọ́ nú wọ́n láwọn mọ̀tẹ́sílà nú wọ́n láwọn tí wọ́n tún jẹ́ àṣàyọ̀ náà nú so àwọn wọ́n kàn pẹ́ gbogbo aláṣàyọ̀ but wọ́n burú gan tẹ́rin tẹ́ máa ṣe ní pé wọ́n ṣe náà fíyù àwọn àsìbáàbù wọ́n ṣe náà fíyù pé kí àwọn àsìbáàbù kó tiẹ̀ ní àfàrù kẹ̀kẹ́ torí pé nípa àwọn àsìbáàbù àkídà ahlus sunna wal jamaa ni pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló dá àwọn àsìbáàbù àwọn asbáàbù dẹ̀ ní kí ni ó ní asar oye so ní pé ọlọ́run bá ló dá kí lágbà lérò pẹ̀lú àwọn asbáàbù ni pé àwọn nǹkan tó máa ń bí nǹkan lápẹẹrẹ ń báyìí tí mọ́tò kún bá destroy so bóyá ìkan ni ó gbà àbí ìkan ó gbà àbí ìkan àbí ó kàn so àbí ó kàn bọ́ sínú kòtò so sábàbù nìyẹn so àwọn asbáàbù ni tí yóò bá yóò ṣe kí ni yóò jẹun ni àbí sábàbù ni àbí so àwọn nǹkan tọ́nà bá máa fi jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ là ní asbab so àkídà ahlu sunna wal jama'a nípa asbabu ni pé asbabu ọlọ́wọ́ bá ló dá wọn ọlọ́wọ́ bá ló dẹ́ kọ̀ dárọ̀ wọn but wọ́n ní kí wọ́n ní asab wọ́n ní asab àkídà àwọn kọ̀dàríyà táwọn àṣáyẹ̀rọ̀ jogun so àwọn asbabu kò ní kí kò ní asab so tí a bá ń jẹun sí wọ́n àwọn gbà pé tó bá jẹun èyàn kan máa ń yó ni nígbà tí a bá jẹun kìí ṣe pé oúnjẹ tó jẹun ló ṣe kí òun ló jí oyó so ní pé èyàn kan máa ń yó nígbà tí a bá jẹun ni pé ìgbà tó bá mú mi pé tí èyàn tó ń gbẹ́ lọ yẹn pé ògbẹ́ kan lọ nígbà tó mú mi kìí ṣe omi tí omi ló jẹ́ kó ń gbẹ́ lọ so àwọn sáà jẹ́ wọ́n yára pé à ní abala yẹn

kí ni àwọn kan tán gbà lérò pẹ̀lú rẹ̀ wọ́n ni wàhádá huwa qawlul asha'ira wọ́n ni ilé ni ọ̀rọ̀ àwọn asha'ira wal ibaratu thaniya wọ́n ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn asha'ira mọ́ ń sọ wọ́n ni wàhíyà alqawlu wọ́n ni so hikayatun pé ìròyìn kan ní nípa ọlọ́run ọba wa hadhihi ibaratul kullabiyya wọ́n ní ọ̀rọ̀ àwọn kullabiyya lérè wọ́n ní fahatani al-ibaratan wọ́n ní àwọn ọ̀rọ̀ méjèèjì yóò fasidatan méjèèjì ọ̀rọ̀ ánú ni li'annahuma muttafiqatani fil ma'na wọ́n ní méjèèjì mabiniyatan wọ́n ni in tí wọ́n in tí méjèèjì tán ma lé lórí náà ni pé ara annal kalama ma qama bin nafs ni pé ọ̀rọ̀ òun ni nǹkan tó wà lọ́kàn wọ́n ni wà laysa al-lafz so kìí sí ọ̀rọ̀ téèyàn wí jáde wọ́n ni alkalamu ni nǹkan tí ó wà lọ́kàn téèyàn fẹ́ sọ kìí sí ọ̀rọ̀ tó wí jáde yẹn so innal kalama la fil fuadi wa innama ju'ila lisanu ala alfu'adi dalila ní pé innal kalama la fil fu'adi wa innama ní pé ọ̀rọ̀ ọkàn ló wà ju'ila lisanu ala alfu'adi dalila wọ́n mú ahán kó máa jẹ́ olùtọ́sọ́nà débi ọkàn ni so wọ́n wọ́n jẹ́ kí ahán kó jẹ́ kí ni kó jẹ́ olùtọ́sọ́nà débi ọkàn ni pé tó so ta ní Qur'an kalamun nafsi ẹwu bí àmú tí ń bọ̀ ẹwu bí tó sí ń bọ̀ <coughs> síbẹ̀síbẹ̀ náà kò rẹ̀ fẹ́ kú ẹwọ bí àrùn yẹn sí ń bọ̀ ó yíwàdó ní o gbogbo àwọn akọrin tó di àfẹ́ẹ̀sì Yusuf estis oye bàbá àgbàyà tí ó mọ́ sí sẹ́yẹn so kí ẹ máa júwe Quran pé it's not what is in the Mus'haf eléyìí wọ́n máa ń fẹ́ sí ṣe yẹ̀yẹ́ máa fẹ́ sí sáwàdà gan so ẹlẹ́hùn bóò ni musician ṣe ń di àfẹ́ẹ̀sì so ọlá kó túbá yes ó túbá wallahi tí a bá túbá tawbatan nasuha ọlọ́wọ́n bó gbà àwọn gẹ́bí Shaykhul Islam ti sọ wọ́n ni falawu ta'ibi haramun bi ittifaqin nas faman azhara tawba azharna lahu alkhair ní pé kíyàn máa ṣe kíni kíyàn máa blame ẹni tó túbá haramun bi ittifaqin nas ewọ ní pẹ̀lú kíni pẹ̀lú àpapọ̀ ẹnu gbogbo àwọn èèyàn faman azhara tawba ẹni tó bá fi tawba hàn azharna lahu alkhair àwọn ló ṣe kíni àwọn ló fi dáadáa hàn sí but a ah, yí ṣe kí ni ṣékù ìsáàmù sọ pé àwọn ṣe kí ni ja'alna lahu imaman <laughs> oye àwọn sọ di àgbẹ̀sìn àwọn sọ àwọn ní òkè ẹwà sí lẹ́kṣọ́ àbúrò orin ẹwà sọ <laughs> àbúrò orin fáwọn èèyàn oye ara o rárá àti rárá oye so but gbogbo àwọn ẹmọ̀ ríro àwọn kàbáyì ti ń ṣẹlẹ̀ náà ẹ̀kàn àwọn ẹlòmí wọ́n máa ń sí àwọn ẹlòmí kan wípé hip hop kan ní nílùú èbó tẹ́lẹ̀ hip hop singer ní tẹ́lẹ̀ pé wọ́n rap tẹ́lẹ̀ tòbọ̀ tó ti wọ́n sáwọn dín sí pé wọ́n wá sí ọ̀rọ̀ rẹ̀ ah, kí lẹ fẹ́ gbà gbogbo kìíní ó tún kókè ó tún bá ń tòótọ́ agbátá wà rẹ̀ náà ó tún fẹ́ dàgbà kó wà pẹ̀lú àwọn sáláfí but kí wá ló wá dé so máa kẹ́kọ̀ọ́ mọ̀ ní sẹ́ni tán mọ̀ kó gbajúmọ̀ pẹ̀lú ìwà ìmọ̀ ní so kí wá ló dé so gbogbo àwọn ibi tádánwò tí máa ń yọ títí máa ń yọ títí máa ń yọ ní so so kò nídi pé èèyàn sẹ wá ń ẹnìkan tún bá pé ẹ́ apáta ó bà rẹ̀ bọ̀ kò nídi kó di ìmọ̀mùnú ẹ̀sìn so eléyìí jẹ́ gbogbo àwọn gbogbo àwọn àdánwò ló fà tí ó fi ń gbogbo àwọn kíkú ìpé ah it's not it's not the Quran is not what is here this is the Mus'haf so rántẹ̀rẹ̀ntẹ́ ọ̀rọ̀ ẹran so gbogbo tí gbogbo tí wọ́n sọ so nìyẹn so wọ́n ni so àwọn àṣáyẹ̀rọ àwọn wá ní kalamu nas so lára àwọn eh, variant ànú tí wọ́n nìyẹn so ni pé kalamu nafsi ní pé kèéṣùn gangan ni kèéṣùn gangan ni Kùránì gangan kọlọ̀rọ̀ Ọlọ́run ọba ní pé yí tó wà lẹ́mí Ọlọ́run òun gangan lọ́rọ̀ so kalamu òun ló ẹ̀ eh, kùránì gẹ́gẹ́ òun ló wá ń fún wa ní tó wà lẹ́mí ẹ̀ so gbogbo àwọn ilé gbogbo ilé ìlànà ìbìlá philips náà òun náà kó sí díẹ̀ díẹ̀ o so ìtẹ́ fi rí nìyẹn pé tẹ́yìn ò bá ti mójútó àkídà ní tó máa ń ṣẹlẹ̀ sí wọn ni tẹ́yìn ò bá ti mójútó àkídà ní tó máa ń ṣẹlẹ̀ ni so tẹ́yìn ò bá ti mójútó àkídà gbogbo àwọn nǹkan ilé èyí ó máa kó sí kòtò èyí ó máa kó sáwọn kòtò kí ló wà ń bí kéèyàn báwọn olùmọ́sí fi rinlẹ̀ kí ló wà ń bí kí èyàn mọ́mọ́ pọ̀ nú ọ̀rọ̀ pé èyàn sà fẹ́ dissect gbogbo ẹ̀ èyàn fẹ́ gé gbogbo ẹ̀ <laughs> ẹ̀ rí wà dìdì yìí òkè odò náà tó ní táwọn mùsùlùmí fi jọ́sì wọ́n náà ń dò nínú so ẹwùn kẹ so kí èyàn mọ́ ní kìláàfù àwọn àtàwọn àṣà ìrọ̀ ó wà mọ̀ tábà ẹ̀ sì ráwọn èyàn tán tí wọ́n ń defend ìrọ̀ àwọn èyàn báyìí ẹ̀sì ráwọn èèyàn tó ń gbá dìfẹ́ǹsì fún wọn so yíwọ́n àwọn bẹ́ẹ̀ wọn ò lálé ẹ̀sìn ọlọ́run ọba ni so ẹ̀sìn ọlọ́run ọba jọ wọn lójú ní tó jọ wọn lójú pé personality rẹ̀ pé ah ẹni yìí ní táwọn mọ́ sọ ní pé ẹni yìí ẹni tẹ́ ń sọ yìí àwọn èèyàn bá ẹni yìí ṣe àmọ̀gbà tẹ́ni yìí bẹ̀rẹ̀ sí sọ́ra ìlàfàànà àwọn tán bá wọn àwọn tán bá tán bẹ́ni yìí ṣe yáà kí ní kan sheikh sheikh kọ́ so gbogbo àwọn gbogbo àwọn nǹkan báyìí lẹ́mọ̀ gbọ́ pé ìdí kààrọ̀ bí sí wà lórí ẹ̀ làwọn mùsùlùmí sí náà lórí ẹ̀wọ̀n kan so in tí ẹ̀ máa ní ìdí kààrọ̀ bí sí wà lórí ẹ̀ làwọn mùsùlùmí fi ń sí náà so ìjọ́ fi rí nìyẹn pé àwọn èèyàn yìí ní bùkátà sákìídà torí nígbà táwọn tán bá ń pè ní olórí àwọn àwọn tí wọ́n kà fún pa àwọn làfà àwọn làfà àwọn làfà tán bá ń ṣe tán bá ń wú gbogbo àwọn wíkú yìí báyìí ẹlẹ́kùn kí làwọn ọmọlẹ́yìn fẹ́ máa wí so nígbà tí yusuf estes bá ń wéré hamza yusuf ń wéré bilal phillips ń wéré muhadisi muhadisi okedo ń wéré so ẹ̀dàkùn kí wá ní kí wá ní kí wá lèyàn ní ní bùkátà pé kíyàn máa ṣàlàyé gbogbo àwọn kan sí kíyàn ní bùkátà pé kíyàn jókòó tàwọn kan pé in tí kàrọ̀ bí sí wà lórí ìlànà mùsùlùmí fi ń náà lónìí yọ́rọ̀ ni o so kéèsẹ̀ tí kàrọ̀ bí sí wà lórí á débì nǹkan tí kàrọ̀ bí sí wà lórí àwọn ni annahuma muttafiqatan so kalamu nafs ni ọ̀rọ̀ àwọn asha'ira wọ́n ní qama bin nafs in tó wà rẹ́mi wa laysa al-lafz wọ́n ní kèèsì ọ̀rọ̀ wọ́n ní fa yusbihu al-qur'an wọ́n ní qur'an huwa di inda haula lọ́dà wọn uh, uh, ni wa jihatun qa'imatun bin nafs èyí tó wà lẹ́mí gangan yàní bí nafsil mutakallim tó wà lẹ́mí ẹni tí ń sọ̀rọ̀ wa hadha ghayru makhluq wọ́n lè lè yìí kèé sẹ̀dá wọ́n ni wal jihatul ukhra ẹlẹ́kejì alhurufu allati tusma àwọn haraf tẹ́yẹ ń gbọ́yẹn wọ́n ni fa hadhihi makhluqa wọ́n lè lè yẹ̀dá ni ẹwùsú ẹwù kí ẹmọ́ fẹ́ so kẹ́ kẹ́ rọ́dà wọn ní gbogbo ọ̀nà tán lè gbà yọ pátápátá kò sí wọ́n ìgbórí lọ́nà mi so wọ́n ni wal ulamahu raddu hadha wa hadha àwọn olùmọ̀ wọ́n rọ́dà méjèèjì wọ́n ni wàlẹ̀ hadha qala sheikhul islam wọ́n ni tí sheikhul islam ibn taymiyyah fi sọ nìyẹn fi al-qur'ani kullihi huwa wọ́n ni níbi qur'an wọn pé gbogbo ẹ̀ kalamullah wani laysa ka a ah, wani laysa kalam Allah al-huruf duna al-ma'na wani harafi yàtọ̀ sí ìtumọ̀ ní pé kèkí ṣe pé harafi nìkan ni ọ̀rọ̀ náà ba kí túnmọ̀ máa jẹ́ ọ̀rọ̀ náà ba wani wala al-ma'na duna al-huruf wani bákan náà kèkí ṣe pé ìtumọ̀ nìkan ọ̀rọ̀ náà ba kó máa ṣe pé harafi ọ̀rọ̀ náà ba ni àti túnmọ̀ àti harafi gbogbo ọ̀rọ̀ náà ba subhanahu wa ta'ala so àwọn àṣáyẹ̀lọ àwọn gbà pé ìtumọ̀ tó wà lẹ́mí yẹn òun ni Qur'an so Ọlọ́run bá wá dá ọ̀rọ̀ láti fi se kí ẹwọ ẹwọ ẹwọ àwọn kátá fi ń kan Ọlọ́run so ẹwọ gbogbo àwọn gbogbo àwọn nákùsù tó fi ń kan Ọlọ́run bá wọ́n sì máa claim pé àwọn làwọn fi kamal àwọn fi nǹkan tó wọ́n nílẹ̀ jù làwọn fi rìnlẹ̀ àwọn nǹkan tó pé jù làwọn fi ń Qatada Sadusi so gbogbo àwọn tán pèpè sí gbogbo àwọn kìíní ẹ̀ tí ìjẹ́ fìrí pé àwọn kan náà tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàfù náà ẹ̀rì pé wọ́n máa ń fi àwọn ti sọ́lá àwọn sálàfù yẹn yàgbé bàkíyàtò sálàfù so gbogbo àwọn ọ̀nàdẹ̀nàdẹ̀ gbogbo àwọn kò tán fún àwọn yìí níta fi mọ̀ so torí àwọn àṣáyìnlọ pé wọ́n ń pè pé àwọn làwọn ṣe kí ni àwọn làwọn tẹ̀sí ọlọ́run ọba àwọn làwọn ń fọ́ ọlọ́run ọba mọ́ so the same thing pẹ̀lú àwọn tí wọ́n ń ja gbogbo pé àwọn usulu súnnà lógun ìpé ara ah, ọjọ́ ọ̀nà ka pé ká pé <laughs> so yo ama ti a máa ẹmà pe meje àwọn nǹkan táwọn àfáà aládìí fi ń sọ nípa dọ́pútù pé tó bá tiẹ̀ wá ní bùkátà sí pé hadithi wà fún ẹ̀yẹ́fẹ́ gbà hadithi lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn gíní lọ́dọ̀ àwọn ẹni tó ní bídà tó wà ní ẹlòmí ò ní mọ́gbà tó bá pé tó bá pé pé mọ́gbàmọ̀ tó bá ìgbà tó bá ń sọ bídà ẹnìkan ni mọ́gbàmọ̀ ìmí ò ní a sì láwọn tó sọ ọ́nà pé mọ́gbàmọ̀ rárá o àwọn náà ní tiwọn o ṣùgbọ́n <laughs> ṣùgbọ́n ká wá ní pé kò sí pé kò sí sálàfù pé kí ní méje ẹwọ̀n kan so ẹwọ̀ anù àwọn so pẹ́sí wọ́n ṣe nìyẹn pé tí ò bá ti pèpè sí bídá rẹ̀ àwọn sálàfù kan máa ń gbà ẹlẹ́kẹ̀ẹ́jì tí ẹ bá ṣe yí tí bí àwọn bídá rẹ̀ jẹ́ tó lágbàá so irú àwọn mújíà máa ń gbà wọn so wọ́n a máa ń pè wọ́n a máa ń pè wọ́n a máa ń pè pé àwọn ipá àwọn kọ̀wárìjì wípé wọ́n mọ́ tún máa ń wòye sí páwọn tó máa ń fi rọ́gbé bídá àwọn wọ́n máa ń pín ilé wọ́n pín padà pín ilé méje so wọ́n à ní ojú ọ̀nà sálàbù so bá wá rí tí wọ́n wá rí pé ó wá wù ọ́ ní tó ojú ọ̀nà tó yẹ kó torí kó dájú ní ojú ọ̀nà náà ní kó ṣe kíni ojú ọ̀nà náà ní kó tẹ̀lé àmọ́ kò wá ní pé ara láwọn ewu ẹwà nù tọ́rọ ọlọ́ọ̀bà ẹwà nù so ẹwà nù tọ́rọ ọlọ́ọ̀bà so eléyìí nǹkan tó burú jáì so nǹkan tó burú jáì ni ha kò ní pé kódà in tí gbogbo àwọn tán sọ yìí fi ń da ododo ni in tó yẹ kó yé yẹn pẹ̀lú àwọn nǹkan tán sọ yìí gan ni pé bí ìpìlẹ̀ pé má gba má gba ìmọ̀lọ́dọ̀ ohun bídà bó ṣe lágbára tó lọ́dọ̀ àwọn bọ sàárè àbẹ́ni tí ń àwọn tí wọ́n bá lọ gbàmọ́ lọ́dọ̀ ṣèkáwó ọ̀yí so torí ṣèkáwó náà láwọn àwọn oníṣíwájú ti àwọn kọwàríjì àwọn terrorist so tí wọ́n bá lọ gbàmọ́ lọ́dọ̀ ṣèkáwó ìgbàwó ni onímọ̀ blú àwọn mùsùlùmí so ìgbàwó ni onímọ̀ rípẹ́tọ̀ yóò ti máa wu àwọn sáìdì mọ́sálásí so ibi tí ibi so so látara burú ìgbà ìmọ̀lọ́dọ̀ ń bídà so but látara pé wọ́n wò pé náà pé kí dọ̀yá àkómọ́ débá hadith kí àbí ẹlòmí náà bóyá ẹlòmí ti gbá ẹlòmí ti gbá ti pẹ́ kó tó mọ̀ gan so nípa ẹlòmí ti gbá ti pẹ́ gan àbí ìyẹn ti ẹ̀wà ṣáàv tó ní pé kò sí èyàn rí tó ṣáàv nínú gbogbo ìdájọ́ so ah, àríjì nígbà ó kọrin ó fi yẹn tó pa Ali alimamul Bukhari rẹ̀ tún gba hadith fún nínú sahih ẹwà ma ní ká mọ́ gbámọ̀ lọ́dún bídá so kò sí èyàn yẹ̀rẹ́ tó ṣàgbọ́ kò gbé ìdájọ́ ìpìlẹ̀ kú ìdájọ́ ìpìlẹ̀ pé kí ni ìdájọ́ ìpìlẹ̀ pé èyàn gbámọ̀ lọ́dún bídá kódà àwọn àwọn nǹkan tán fi dẹ́yẹn àwọn nǹkan tán fi dẹ́yẹn ni ó fi mọ̀ pé ó nídìí tán fi gbà wọn ò túlẹ̀ lórí ìtọ́lá kò pé ok asúrù tẹ̀lúwìrì ó ti tán àdíjì wo ni wọ́n ń gbà lọ́dọ̀ lọ́nà bídá so rìwáyà wo ni wọ́n ń gbà lọ́dọ̀ ohun bídá àtọ́kù fẹ́hùn jẹ́ so in táwọn fi torí ẹ̀ dé ní ẹ̀ pé á ah, tí bóyá tí ò bá ẹlẹ́gbà lọ́dọ̀ àwọn kọ̀wárí jù àbíyà ní Muhammad gbà lọ́dọ̀ báyìí mórí jí àdẹ́nu so gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn eléyìí eléyìí wọ́n fẹ́ fi da òdodo orú ni o gbogbo àwọn kọ́ ìdù yẹn ó fi yẹ kó fi yé wa pé ah látara bí wọ́n ṣe wọ́n ṣe mú ìpìlẹ̀ yẹn bó ṣe irinlẹ̀ tó ní kìí ṣe pé wọ́n wá tún àwọn exceptions yẹn lẹ̀ pé yẹn mọ́ wá ṣe lọ rárá torí pé tí yẹn bá padà ju gbogbo àwọn exceptions yẹn lẹ̀ ìpìlẹ̀ ti bàjẹ́ náà ṣé ìpìlẹ̀ kankan dó mọ́ tí yẹn bá tí ọba mú pé tọ̀ ẹni tó bá pèpè sí bídà rẹ̀ lè mímọ̀ gbà Eh, tí wọ́n tó bá ń pèpè tí ó pèpè sí bídá rẹ̀ ìwọ mọ̀ gbà so ẹni tí ó eh, pé ẹni tí bídá rẹ̀ wà mùgọ́ lábọ̀ ìwọ mọ̀ gbà ẹni tí ó parọ́ ní ìwọ mọ̀ gbà so ẹ̀dàkùn ṣé ìpìlẹ̀ padà dómọ́ dómọ́ náà so ẹyọ̀kan ẹyọ̀kan náà ni pé àwọn kan kan á wà tí àwọn kan mọ́ ní àgbàlọ́dọ̀ ẹnì kankan ara ọ̀ so kìí sí ìpìlẹ̀ nìyẹn so eléyìí ìgẹ́bà sí sọ fún wa náà lásán pé àwọn hundreds of narrations tó wá kéèyàn fẹsẹ̀ dà wọ́n nù kéèyàn wá máa gbẹ́kẹ̀lé àwọn àwọn nǹkan kọ̀ọ̀kan eléyìí tó ṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ scenario báyìí wọ́n ní wàhá hùnà sọ ààrùn ṣégun wèrè sọ pé ìbéèrè kan wà ń bí hal yujadu al-yawm wọ́n ní sáàrí láyè sí man yaqulu bi khalqil Qur'an ẹni tó ń sọ pé Qur'an ẹ̀ dání wal jawabu na'am wọ́n ní èsì ni pé bẹ́ẹ̀ ni wọ́n ní wa nahnu nahkumu ala al-maqalat wọ́n ní àwọn à lórí gbogbo àwọn òròrí yìí واما واما قولتها فهذا امر اخر وني فقد وجدنا كثيرا من الادباء وني ا آه، اوكي وني اوان تو وني اوكي وني اوان تو وني واما قولتها فهذا امر اخر علامه ريمنيه وني èyí táwà ń sọ̀rọ̀ lórí ní àwọn kíni àwọn òrùrí yẹn gangan wọ́n ní faqad wajanna kathiran min al-udaba wal-mufakkiri wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń pèrà wọn ní literalis àti tinker ní pé wọ́n ti fún <laughs> mo tẹ́bí òlì islam ní ẹkí ẹjẹ́ náà olùtẹ̀lé islam ìwọ tí wá jẹ́ mufakiru islam so islamic thinker ara ọ̀ ní pé udaba pé minal udaba pé àbáwọn ah babu wàwú mẹ́nu bẹ́ẹ̀ nìkan wọ́n ní minal udaba wal mufakiri wọ́n ní yasifuna al-qur'an wọ́n ní ọmọ ròyìn wọn qur'an wọ́n ní ọmọ ròyìn qur'an jari bi annahu kaunun so káwùnùn nǹkankan tó nǹkankan tí ń bẹ nǹkankan tí wọ́n dá wọ́n fi wọ́n fi hint pé ẹ̀dá ni so ṣékù méjì tún pàkíyèsí pé sí ara àwọn ọ̀nà àwọn ọgbẹ́nà yìí àwọn ọ̀nà gbẹ́ láti sáàfin fi àmì òrinlẹ̀ láti mọ́ gba òdodo pé káwùnù náà àfi ń pé ẹ̀dá ni káwùnù yẹn yìí tán gbà lérò pẹ̀lú káwùnù pé ẹ̀dá ay alkainu alazim in tin bayin tó jeda tó tóbi gan wani faman kawanahu ta ló dá nígbà yẹn náà wa minhum ń bẹnu wọn man yasifu wẹ́n tó ma ń ròyìn Qur'an bí annahu sun'atullahi al'azim ní pé Qur'an yíò sun'atullahi ní pé a ah, àtòjọ́ ọlọ́ọ̀bá ni tó tóbi gan wọ́n ni hadhihi kulluha wọ́n ni gbogbo lè pátápátá o ibaratun àwọn ọ̀rọ̀ ni o tadullu ala al-khalq tẹ́yàn fi tọ́ka sí pé ẹ̀dá ni Qur'an wọ́n ni wa mimman qala dhalikum nínú àwọn tó wú eléyìí Sayyid ibn Qutb Sayyid ọmọ Qutb al-Misri so fi tafsirihi níbi tafsiri rẹ̀ ní surati Taha nígbà tó fẹ́ ṣe tafsiri suratu Taha so Sayyid Qutb tán gbá dìfẹ́ǹsì fún ni o Sayyid Qutb tán gbá dìfẹ́ǹsì fáwọn tán gbá dìfẹ́ǹsì fún ni o tó tó gbogbo àwọn muhadisi náà wọ́n gbá dìfẹ́ǹsì fáwọn tán gbá dìfẹ́ǹsì fún Sayyid Qutb wọ́n gbá dìfẹ́ǹsì fáwọn tán gbá dìfẹ́ǹsì táwọn tí wọ́n ń bá àwọn tó ń bá defense fún sẹ́yìn kútùbù ṣe so it's not at the end of the day it's not the gbogbo ẹ padà ó padà connect ni so padà ó padà connect sọ́rọ̀ sẹ́yìn kútùbù so alimamu ruhi fojú ọ̀nà wọn so spiritual leader so wọ́n ni falkur'an wọ́n ni so sẹ́yìn kútùbù ẹni ànú yìí ó sọ pé kur'an o zahiratun kauniyya ẹwọ sẹ́ẹ̀mọ́ bá sí máa ń ṣe ni wọ́n kà máa mú àwọn ọ̀rọ̀ ńláńlá wá láti pé kán fi lè make ara wọn feel important báwọn ènìyàn sí máa ń ṣe nìyẹn ẹni tí ò tí ò ní tí ò lẹ́kọ̀ọ́ Islam kankan ọlá kó wá di literalist àbí kankan so àbí ó di critic so wá wò pé à ah, pé òun ló lè máa sọ̀rọ̀ nípa Islam wọ́n a máa lu àwọn ọ̀rọ̀ ìtẹ́fìrí nìyẹn pé àwọn alákadá wọ́n gba ti Sayyid Qutb gan àwọn alákadá ah, wọ́n gba ti Sayyid Qutb gan torí Sayyid Qutb òkun láǹtí ò bá takò ní ẹ̀sìn ọlọ́ọ̀bá so yí táwọn máa ń fẹ́ ní ẹgbẹ́ tẹ̀fsìrì ẹni tí ó lálà sí ẹ̀sìn ọlọ́ọ̀bá pé àpé interfere ni ẹ pé so fizilal nínú gbogbo àwọn físìsì wọn gbogbo àwọn kí ni wọ́n báyìí ẹ máa rí fizilal fizilal fizilal ẹlákùn ẹni tó ní àwọn àwọn nǹkan tó pọ̀ lẹ́rù báyìí kéèyàn ní ìdìláàrí lòun náà fi jùláyé o la hawla wala quwwata illa billah ó ti tó fíyàn lẹ́rì o so wọ́n ni falkur'anu zahiratun kauniyya so Sayyid Qutb ẹni annu yìí so táwọn èèyàn fẹ́ gbà pé Sayyid Qutb alásìsẹ́ lòun but ọ̀rọ̀ bí ọmọ mọ́dí àlì so àmọ́nà ọmọ jámi alásìjúlá wọn Allahu akbar so mashhur Hassan Salman so ẹ̀yìn jẹ́ fi it's not the anu connect himself wallahi it's not the anu ó connect gan so fẹ́ni tó bá wòye sáwọn nǹkan dáadáa gan so it's not the anu connecting mashhurun sọ pé èyàn lè mú àlọ́dọ̀ Sayyid Qutb so but èyàn lè so èyàn lè torí pé so Allahumma sa'an Allahumma sa'an ó ní ó ní èyàn lè mú àlọ́dọ̀ Sayyid Qutb torí oníbíjá lòun ọ̀bọ̀ èyàn lè mú àlọ́dọ̀ Sheikh Rabi torí pálàsì jù làwọn bùlá sí làwọn so ìdápẹ́ wọn kẹ́ súnú èyàn lè sẹ́wùnkẹ́ so ìdẹ́ fi rí nìyẹn pé àwọn ẹni yìí ma tí wọ́n ṣe ẹni tó bá fẹ́ tanra rẹ̀ ló ń tanra rẹ̀ àwọn àwọn gbogbo àwọn mọ̀hádìsì tán pẹ́ àwọn èèyàn sí mọ̀ṣúhúrù halabi wọ́n ma tán ṣe na wallahi jẹ́ fi rí pé gbogbo àwọn dáwà tán wà lẹ́kọ̀ọ́ yìí dáwà àwọn onítùmọ̀ rárá dáwà tún bá fìlà dáwà nù náà ń ṣe dáwà pé kákan wọ́n against the Ikhwanul Muslimun but gbogbo àwọn fọ́nrán Ikhwanul Muslimun àtàwọn tí wọ́n ń pèpè lọ sí ọ̀dọ̀ Ikhwanul Muslimun ká mọ́ káfí àwọn alẹ́ dáwà tí ò nítumọ̀ nínà so dáwà tí ò nítumọ̀ ní pé à wọ́n àmọ́ ní ẹ pé ẹwú bí gbogbo wọn sí wọ́n lo kọ́ídà pé la naj'al khilafana fi ghayrina sababan lil khilafi baynana ẹwú so ẹwọ́ sí ń gbá dìfẹ́ǹsì fún tó tí gà ní ọmọ ní à pé ẹni tí ò bá lo pé ẹni tó bá wò pé à pé gbogbo ẹni tó bá ti wá bá ẹni tí ó bá yapa ẹni tó wà lórí ẹ̀ náà sí so ní pé à ẹgbẹ́ wọn tó wá bá pa ti pé dáwà tí yóò dáwà tí yóò rí tí ò ní gùn jẹmí rẹ̀ lọ ni so dáwà tí ò ní gùn jẹmí rẹ̀ lọ ni but tí yẹn bá lo hikmah tí a bá wú tí a bá ló gbogbo ẹ̀ ara òun náà sọ kódà mo gbọ́ eré yìí òun náà sọ òun náà sọ fún àgbẹ̀ tí a bá ló hikmọ̀ pé dáwà rẹ̀ dáwà tí yóò gùn jẹ̀mí tí ẹ̀ lọ́ni wallahi irọ́ so dáyìn tí a sì rí tótọ́ a rí pé ṣe dáwà ṣe dáwà súnnà ni ó gùn ni ó gùn ni àbí dáwà wọn ni bídá torí pé Ọlọ́run subhanahu wa ta'ala déwọn Ọlọ́run bá ní o so ní pé Ọlọ́run anù anù ní kò ní borí òdodo so so gbogbo wọn bá ṣe máa ń ṣe nìyẹn Sayyid Qutb àwọn tán defend ẹwú bá àwọn muhaddith yìí náà wọ́n tán gbá defense fáwọn amalgamators àtàwọn dakatero ibi tán lọ nìyẹn but wọ́n máa wá pọ̀tí ẹ̀sáwọn ẹ̀bí wà pé sálàf làwọn ń ṣe àbí sálàf làwọn ṣe wallahi ọ̀rọ̀ làákà ipọ̀ ju nínú nǹkan tán ń ṣe ju àwọn àdíìsì lọ ọ̀rọ̀ làákà ipọ̀ gẹ́ nínú ọ̀rọ̀ wọn ju pé àdíìsì lọ pé wọ́n náà wọ́n sìn tẹ́lákùn ẹ̀ o ń sún fi tó kú láìpẹ́ ìfimọ̀ lọmọ lórí ti máa ṣe gbogbo èyí tó ń gbàgbọ́ náà àwọn kàràmẹ́tì àwọn àwòrìyà gbogbo ẹ̀ bó tẹ̀ sí pé òun ní àwọn òdòdó díẹ̀ díẹ̀ lọ́wọ́ pé pé ṣé àpẹẹrẹ ni báwọn èèyàn ṣe yìí pé sápẹẹrẹ ni pé díẹ̀ júwẹ̀ rẹ̀ fún wọn sí mẹ́ sọ pé ìwọ náà nínú kákọ́sì rẹ tó bá wá ẹ̀hùn wò pé hadith wo lẹ́ni ìmú wọn ìròrí gbà wọ́n sì máa wọ́n sì bàkíyàtù sálàfù bàkíyàtò làṣáyọ̀ lè yóò honestly bàkíyàtò làṣáyọ̀ lè wọ́n sà fẹ́ wọ́ra wọn sábẹ̀ àwọn sálàf fún òdẹ̀ fẹ́ pé condition ìwà lórí ojú ọ̀nà àwọn sálàf wọ́n ni sẹ́yìn púrú sọ pé fa Qur'anu wọ́n ni Qur'anu ó ní zahiratun kauniyya ó ní zahiratun kauniyya zọ́hírọ̀ ní pé nǹkan tí ó wà tó wà present so téèyàn rí kauniyya tó jẹ́ tinú ayé kàlárùdí wa samawat gẹ́gẹ́ bí ilẹ̀ àti sẹ́mẹ̀ náà ni so wọ́n sì ní à wọ́n sì ní owá ṣe wé nìyẹn owá parọ́mọ́sẹ́ ìdíkútùbù èyí tó sọ pé parọ́mọ́sẹ́ ìdíkútùbù pé àṣejò sí bẹ̀rẹ̀ ó sì bẹ̀rẹ̀ látàrí mọ́ bàbá rí so jáwà rí so tó ní tó ní pé à pé wọ́n parọ́mọ́sẹ́ oníkàl ardi wa samawat kùránù dà gẹ́gẹ́ bí ilẹ̀ àti sẹ́mẹ̀lì tanazzalat minal mala'il a'la gbogbo àwọn ọ̀rọ̀ tó wọ́n lò ní ẹ tó fi máa kó àwọn àwọn alákadá tó fi máa kó wọn pápá bọ̀ ti fẹ́ ẹnu bẹ́lẹ̀ mi tí wọ́n náà tẹ́lẹ̀ náà so wọ́n ní tí tó ṣe kí ní tó sọ̀kalẹ̀ láti ibi tó ga jùlọ so wà á ní pé ibi àtó ga jùlọ wọ́n ní wà hadhihi al sheikh ọ̀bẹ́ ìsọ pé sí ẹ̀ráwọn ọ̀rọ̀ yóò tẹ̀dúlù alájáhìlì kọ́ ìlú ìhà wọ́n ni ó tọ́ka sí àìmọ̀ká àwọn tí wọ́n ń sọ ni bèèrè àti kọ́ọ̀dì sọ̀hí pẹ̀lú àdìsọ́kọ̀ tó lálàáfíà fi kìtàbí láàrin azza wa jal nínú tíra ọlọ́run ọba so ẹwọ Sayyid Qutb báyìí tíra àwọn alákàrá yìí wọ́n gbè lẹ́yìn rẹ̀ sámúsámú ni wọ́n gbè lẹ́yìn rẹ̀ sámúsámú tíra rẹ̀ so òun náà ní reference wọn torí pé bá irú àfá tí wọ́n ń fẹ́ nìyẹn so àfá tí wọ́n lè sọ́mbì ọ̀rọ̀ rẹ̀ pé rọ́júmù kò sí rọ́júmù tí wọ́n lè mú wá ń bí ọ̀rọ̀ rẹ̀ pé mọ́ so àfá tí wọ́n lè mú wá ń bí ọ̀rọ̀ kò sí rọ́júmù mọ́ so gbogbo àwọn nǹkan gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn ṣàáyẹ̀rù islam tí wọ́n lè ṣe kíni tí wọ́n lè takò ẹwà láwọn muhaddith àwọn èèyàn wallahi ọlọ́wọ́n bó bí àwọn èèyàn kẹ gbogbo àwọn nǹkan gbogbo àwọn kìyànà tán ṣe fẹ́sìn ọlọ́wọ́ bá gbogbo àwọn kìyànà ìjàmbẹ́sìn ọlọ́wọ́ bá gbogbo tán ṣe gbogbo eléyìí ń ṣẹlẹ̀ gbogbo àwọn amagemitọ́sí gbogbo àwọn dakátìrọ̀ yìí gbogbo àwọn náà wọ́n ń bu ẹ̀sìn ọlọ́wọ́ bá ọ̀rọ̀ wedding anniversary ló tún jẹyọ nísìnyí báyìí ah ibùlàwẹ́ ni ìfẹ́ bá ẹ̀sìn ọlọ́wọ́ bá jẹ́ ibo ní fẹ́ bá ẹ̀sìn Ọlọ́run bá jẹ́ dé káwọn èèyàn tó rí aburú wọn àbí káwọn tán ń gbè lẹ́yìn wọn ìkan tó kò lẹ́yìn wọn ibo ní fẹ́ bá ẹ̀sìn Ọlọ́run bá jẹ́ dé ọ̀rọ̀ wọ́n ní anniversary lọ tó di lóṣùdọ́rọ̀ ẹwùn kan wọ́n ní anniversary tó ipẹ́ ẹni tó bá ṣe bẹ̀rẹ̀ súnà lánàá ó mọ̀ pé àpé kò wọlé ní pé tẹ́bá padà bí wọ́n pa ọ̀rọ̀ òkú lónìí wọ́n padà yọ́rọ̀ padà ṣe ọ̀rọ̀ òkú púpọ̀ àwọn púpọ̀ àwọn kẹta ti bí wọ́n tẹ́rẹ̀ yẹn so tẹ́ <laughs> tọ́bá padà bí wọ́n sí ọ̀rọ̀ mọ̀ yí padà ipò àwọn wọ́n wápò wọ́n sì ń sọ táwọn sọ tọ́wọ́n wá lò ìgẹ́sẹ̀ nígbà tí pò bá dé so gbogbo pé obìnrin ilé ah ọ̀rọ̀ tó burú tó dọ̀tí jẹ ẹgbẹ́ ó lè jẹ mínísà àmọ́ tí kọ́ ìlú rẹ̀ ní káàsì àmọ́ ọkọ rẹ̀ kó mọ́ sí kìrí kàmí gẹ̀gẹ́ so ẹwọ ẹwọ ẹwọ àwọn ẹ́ ẹ̀ so àmọ́ lè jẹ mínísà sẹ́wọ̀n kẹ́ sudan nabi sallallahu alaihi wasallam sọ pé lan yufliha qawmun qawmun annakira tó ní pé àwọn èèyàn kankan so ó túnmọ̀ pé tó bá jẹ́ bẹ̀rẹ̀ ní pé tọ̀ mínísítà kò lórí nìkan ni ò lè jẹ ó yẹ kó lè jẹ pé ó yẹ kó lè jẹ mọ́mù gan àwọn <laughs> ah, lórí nìkan ni ò lè jẹ so ṣe wọ́n So oh, civilization, oh. Islam and civilization. <laughs> ẹ̀wùn kan Islam and civilization ìgbogbo àwọn tó bí so gbogbo àwọn tẹ́rí tẹ́rí gbogbo àwọn tẹ́tẹ́ fìmọ̀ pé wà lọ́yìn ẹni àwọn ẹni yìí ìkwàníyà gidi ni wọ́n ni gbogbo àwọn topics ayé táwọn ìkwàníyà mọ́ ní Islam and civilization Islam politics Islam àti modern era gbogbo àwọn nǹkan gbogbo àwọn nǹkan máa bá wọn kí lè fẹ́ gbà ní gbogbo àwọn nǹkan ìtọ́nà náà ẹwù kẹ́ so honestly gbogbo àwọn tí wọ́n ń gbé lẹ́yìn wọn wallahi àwọn ìtọ́ ń gbé lẹ́yìn wọn tán defend wọn yìí àbí tán dákẹ́ lórí wọn àwọn náà ń dá aburú lẹ̀ jùlọ àwọn náà ń dá aburú lẹ̀ jùlọ ẹwù pàtó ojú kárán

nígbàtá ń ka sábò náà wá tẹ́lẹ̀ Islam Sheikh Fawzan sọ kìníkà pé kí ẹ má ma fi ẹ̀sìn kí ẹ má ma fi wáyé ṣe ńlá àwọn ọ̀nà tí ẹ má fi ń fẹ́sìn wáyé ni pé kí ẹ fẹ́ fi rùdúdù ga kí ẹ fẹ́ fi rùdúdù gòkè wọ́n láwọn yẹn má ń ṣe gan láwùjọ wa ẹ pé àwọn ènìyàn wọ́n wà sáré kọ́rọ̀ dùgbò wọn àbí àwọn ẹ̀kẹ́ tí ẹni tán bá ti wá gẹ́rẹ́ ní àwọn èèyàn tán wallahi nafsun táwọn ẹni tàwọn èèyàn ṣe làwọn náà mọ̀ sí lára àwọn ọ̀nà ìfẹsìnwáyé ni pé àwọn èèyàn wọ́n ṣe àwọn rùdúdú pé ẹwú gbogbo àwọn tí wọ́n ṣe lọ́dún fún àdàkà tí wọ́n gbà ẹ̀nà so ẹwú gbogbo àwọn tí wọ́n ṣe lọ́dún fún àdàkà tí wọ́n gbà ẹ̀nà so ìsìn ìbáyìí sí kí ni nǹkan kí ni táwọn náà ń sọ àwọn náà ń sọ sí náà ma lálà sí àwọn súnnà ma fi súnnà ṣe yẹ̀yẹ́ so kí èèyàn fi súnnà rẹ̀ ni àwọn tánwà lórí súnà kí ẹ máa pọ̀ tí wọ́n lálásí jù kí ẹ wá sọ sàlàfíyà di politics àti kí ẹ máa wá àwọn nǹkan ayé mẹ́ so ìtẹ́ fi rí ni ẹ pé èyàn gbogbo ẹni tó bá ń ṣe ọdún wọ̀lọ́yì ìgbà tí yíò padà mọ̀ pé ẹni yìí sí ìkìláàsì wà mí nǹkan tó ṣe ìgbà táwọn èèyàn bá gba ọ̀rọ̀ tí ń sọ ni ẹwà wọn kódà ẹwà ẹwọ ẹni táwọn èèyàn rí ń gbà yẹn pé à ẹni ló wà forefront ìmọ̀ ọlọ́dún àwọn bídà nígbà yẹn títí ẹ̀fí ma ń question pé àníyàn tó wà ń nǹkan táwọn èyí ń gbà ẹni wọ́lá àwọn èèyàn ń fi ẹ̀sìn wọ́n fi ń wá ipò gan fi ń wáyé tàbá ti wá rọ́dù tán tó ti wá popular pẹ̀lú gbé rọ́dù tó láwọn èèyàn fẹ́ òdodo so àìdúrídé wọn ló ń corrupt so tán bá ti wá ṣe rọ́dù tán tán bá ti pẹ́ àti ah, gbádùn àbí abẹ́lòmínà wípẹ́ àti ti wà pẹ̀lú àwọn tí wọ́n wà lórí òdodo àwọn ti wà pẹ̀lú àwọn tán wà lórí àrùn àbọ̀tà ọ̀tí wá tó báyìí náà táwọn awin tó wà so gbogbo tí wọ́n ń sọ lánàá gbogbo ẹ̀rẹ́ ti ń tà wọ́n ti ń gbáǹpá lórí so kí dáwọn àmọ́ wọ́n yẹjú kí dáwọn àmọ́ yẹjú ara in táwọn fẹ́ mọ́ fi ṣe dáwà ní pé ojú àánú la fẹ́ máa fífà àwọn èèyàn sínú sódòdó tàbáyìn tàbáyìn tó bá pọ̀ tàbáyìn tó bá pọ̀ yóò padà kò ní kò ní nù in tí ò síṣẹ́ rí nù tẹ̀ ẹgbẹ́ tàbáyìn pé à ah, ẹ̀yìn tó kọrin kí n fi yìn wọ́n pé tàbáyìn wọ́n tó bá tí ẹ̀yìn ẹ̀yìn yẹn tó bá pọ̀ wọn ò ní lè ṣe kí ni wọn ò ní wọ́n mọ̀ wọ́pá ń yí àwọn wọn ò ní lè ẹ̀ẹ̀kọ́ irọ́ sì ni o wọ́lọ́ ẹ̀rí wà pé àwọn ẹni yìí gan àwọn ẹni tán yìí ẹ̀rí wà pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan àwọn gan ní problem láti pẹ́tipẹ́tẹ́ sí ní problem pẹ̀lú àwọn ẹni torí pé yìí tẹ́ ń pèpè sí òjọra wọn bọ́ wọn ò fẹ́ gbà yìí tí ò yé wọn nìyẹn but nígbàtá ti ẹni tí wọ́n gbà kóhun lọ́wọ́ ṣe lọ́dọ̀ àwọn ohun bí tàtẹ́rẹ̀ nígbàtá àwọn èèyàn àwọn dòkálá àwọn ọmọ tọrọ owó lórí Facebook wọ́n ti wọlé tọ̀ wọn so manhaj ti dàrú so manhaj ti dàrú báyìí so oríṣiríṣi àwọn so ẹmọ̀ wa pẹ́rẹ́ o lára àwọn ẹni sọ́yìn yìí ìkánà àwọn ẹ̀yà wọ́n ti Allahu musta'an Allahu musta'an wọ́n ti gbé ẹni yìí wọ́n ti gbé ẹni tán mọ́ ń gbà pàwọn ọmọ ṣe lọ́dún fún àwọn bídá àǹgbà wọ́n ti gbé wọn lọ rí láti lọ sí ayé ẹni yìí ìkánà àwọn ayé ẹni yìí láti pé àwọn ọ̀rọ̀ burúkú náà sọ́sí so ṣe ọ̀rọ̀ ní ẹni tí wọ́n ń ṣe ẹndẹ́gbà kan ṣe rọ́dù fáwọn bídá ayé lónìí ó wá tí ń yìn wọ́n lónìí sí a ní ìtẹ́ fi mọ̀ ní ẹgbẹ́ nǹkan ti wọ́ àwọn òdẹ kú lórí tí wọ́n wà tí ẹ bá ti ẹ̀sẹ̀ pé à tó wọ́n kú lórí tí wọ́n wà ní ìhùn mọ̀ pé à pé à wọ́n yípa wọ́n kú lórí tí wọ́n wà náà wallahi wallahi ẹ̀dìmọ́wọ́

wa ghayruhum àtàwọn mìíràn ya'taqiduna hadha al-mu'taqad tí wọ́n ní àwọn àdìsọ́kàn yìí so ó jẹ́ pọ́nlú ibò dáadáa so pọ̀ àwọn tó máa ń rí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí Muhammad hijab náà so anna al-Qur'an makhluq ní pé Qur'an ẹ̀dá ni wa qad radda akhuna al-Fadil wọ́n ní ọmọ yawa al-Sheikh al-Fadil agbafa dáadáa wọ́n ní alladhi nahsibuhu ala sunnah ta tá a mọ̀ pé orí súnà ló wà wallahu hasibuhu ṣùgbọ́n náà ọba ló mọ̀ jù wá lọ wà á ní bíhì ẹni tí mo gbà lérò pẹ̀lú rẹ̀ ad-doktor ali ibn nasir al-faqihi lára àwọn àgbàfà súnà so wọ́n ni tó so alladhi qarrara fihi tó yẹ ni yìí tó fi rinlẹ̀ tó fi rinlẹ̀ ń bẹ̀ ni pé anna al-qur'ana makhluk ni pé qur'ani qur'ani dani wọ́n fi sí bí hamish mi báyìí ni pé fakọdọ̀rọ̀dà al-khalili fakọdọ̀rọ̀dà ala al-khalili wọ́n ni tí sheikh ali bin nasir al-faqihi tó ṣe rọ́dù fún ni al sí al wọ́n ni mufti sultanati amman ṣe amman ni gbogbo àwọn Eh, àwọn àmánì sáwọn náà kọ́ àwọn kásàmọ́ tako ẹ̀sìn ọlọ́ọ̀bá so ìbàdíyà gbogbo àwọn òrórí táwọn táwọn múnẹ̀ nìyẹn so àwọn náà àwọn náà ní ẹ̀dàkùn wọ́lá ibi tẹ́tì mọ̀ pé ẹni àmù gbà ní halabi ni Omani yìí ìlú tí ó tí ó tí ó sí rújú ń bẹ̀ pé ìlú yìí number one ni pé wọ́n promote secularism gan nílùú nínú àwọn ìlú lárúbáwá tó burú jù ní promote secularism ni

ní tó wọ́n wà máa bí wọn ni pé àpé ẹgbọ́ ẹ̀ ń kọ máa náà pẹ̀lú jab láti kékeré eléyìí fascism ni ẹ fẹ́ máa fọ́sà àmọ́ lórí kí láti kékeré tẹ́rí tó mọ̀ wọ́n bá fi lè sọ pẹ́rẹ́ tó bá fi lè sọ pẹ́rẹ́ bá wí ẹ̀ wọ́n gbà àwọn ẹ̀ lọ́dọ̀ ẹ̀ wàláhí yìí máa ń ṣẹlẹ̀ gan ní Europe gẹ́ so tó bá fi lè sọ pín tó bá fi lè sọ pín báyìí sẹ́rí gbogbo àwọn mùsùlùmí táwọn náà ń gbé bẹ́ẹ̀ pé wọ́n kà máa wọ ọmọ sáàmọ́jì ó yàwọ́ o so ẹmọ́ ẹ̀dá kò sí gbèsè ayé tún tó ní pé ọmọ mi ò jẹ ìgbà tí ní ní ìgbà tí tẹ́lò mi bá jẹ rírí yóò fi pé rí mi báyìí so ẹ̀wùn gan kí a kà lọ fọ́ lé sílẹ̀ karásán so kódà kó mọ́ bínú sí tó bá padà dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tán mi pé just one day just only one day once that is labdoing ohun èyàn dára nù wọ́n gba ọmọ yẹn wọ́n gba ọmọ yẹn wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ yẹn ẹwu ẹwu ẹwu kíyàn lọ máa kíyàn wọn náà gbèrò àwọn kèfèrí ẹwu tó ń tira rẹ̀ bọ̀ ẹwu tó ń tira nítorí ẹ̀hẹ́n so ọ̀rọ̀ harabinsi ẹwọ wọn amẹ́nu amẹ́ni báyìí ẹrù pé European country ibẹ̀ náà làwọn Christian pọ̀ sí jù nílẹ̀ àwọn lárúbáwá so gbogbo àwọn kẹmáyìn ẹwà ìmájì kó wá sí pé irú àwọn irú àwọn tí number one irú bí tí harabi fìlì láti máa tira rẹ̀ sí nìyàn tí ẹ̀bá ti ẹ̀yìn tó bá ti ẹ̀yìn gbé bẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ti ẹ̀mọ́ ní ẹ̀mọ́ ní ìkàkúfẹ́ sí so ẹlẹ́ẹ̀kejì ó tún súnmọ́ àwọn olórí ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n tún pè sáwọn wọ́n mọ̀ pé sáwọn nadawat àwọn pè sí ìjòkó kan kí ló kọ́ rẹ̀ òun náà sáìn lára àwọn àtẹ́ndì yàtọ̀ no amani amani ọ̀tọ̀ amani jìnà bá ọ̀rọ̀ hanabi kọjá amani wọ́n pè wọ́n sí àwọn ìjòkó àwọn àwọn ìjòkó democracy what is next yẹn táwọn ìlú máa ń ṣe yẹn wọ́láì hanabi lọ nínú àwọn yìí tó túnmà sí rẹ̀ nínú àwọn tí wọ́n sáì ìwé pé a wá Ali Hassan al-Halabi náà wà ń bẹ̀ fẹ́hùn kẹ́ so ẹni ànú lẹ́yìn ẹ má ẹkàn má dúró lórí ìsáratọ̀ àmọ́ ẹ má dànkan fáwọn èèyàn in táwọn èèyàn máa ń ṣe nìyẹn mo sọ kìíní náà fún wa pé in tó mọ̀ sí ni pé wọ́n kà wá dúró lórí pléènì kan wọ́n a máa ágì lórí yẹn in tó kó sí jù báyẹn lọ́nà so ọ̀rọ̀ alábí ẹni ànú gbáà ni so wọ́n ni fi kìtàbí fi kìtàbí hafilin so nínú tí a tó kún kẹ́kẹ́ sheikh uh, ali bin nasir al-faqihi so tí àwọn tó kún kẹ́kẹ́ asmahu tí wọ́n sọ ní ar-raddul qawimul baligh ẹwùn kẹ́ àwọn yẹ́yìn fẹ́ gbé àkídà yìí nílẹ̀ èyí tí ò fi gbúdọ̀ gbà fáwọn èèyàn nìyẹn ibi tó sì ti bẹ̀rẹ̀ náà ni pé ká máa báwọn bídà yìí ṣe wallahi in tí ó jẹyọ àwọn in tí ó àfẹ́ta àkídà yẹn látara ìmá báwọn bídà yìí ṣe in tí ó ní agbára gan wọ́n ni ar-raddul qawimul على كتاب الخليل المسمى بالحق الدامدي so so ní ẹwọ wọ́n ní arọ́dùn alkọwím albalik so على كتاب الخليل المسمى بالحق الدامد وني وهذا الكتاب الأخير وني ضمنه الخليلي آه ثلاث ضلالات وني خليلي أوان متى لقص نتراي nafi ru'yati almu'minina li rabbihim fil akhirah wala mu'mini ò lè rí Ọlọ́run ba lọ́jọ́ gun di alqawlu bi khalqi alquran ó ní quran e dani woni seri àwọn àwọn àwọn ẹnu ẹnu anu báyìí eyin gboro mo ọ̀rọ̀ wọn kékeré pé àwọn èyàn ti gbọ́ yi o àwọn afa sunna e fi ṣe rárá pé àwọn ti wọ́n ti gbọ́ khalqi pé salafi yo 1990 ko need ka ṣe rodo fún ara wọ́n èé fi gbogbo àwọn nǹkan báyìí wọ́n èé fi sí rárá pé àrísẹ̀ sẹ́rí tó bá tún fi lọ kọ̀ǹkan mí ṣe fàárí Ibn Nasir al-Faqih kọ́ nìkan ni wọ́n sì rọ́jù fún sẹ́rí bí títí yóò fi dákẹ́ wọ́n sì mọ́ ọ̀rọ̀ bónú tó sì mọ́ ọ̀rọ̀ bónú ẹ wo kílòkọ rẹ̀ kílòkọ ọ̀bọ̀ yìí tán padà lékò mọ́kà yìí ẹnú nù nù nù nù tó mọ́ ń kọ tíra báyìí tó mọ́ ń kọ tíra tó kọ àwọn tafasir tó mọ́ sáà sí àwọn Qur'an Qur'an Qur'an báyìí sọ̀búní asọ̀búní ẹwọ́ sọ̀búní ìgbà tí wọ́n ìgbà tí wọ́n ṣe rọ́dù fún kò tún gbà wọ́n tún títí tó fi tó fi wọlẹ̀ so àwọn afẹ́ súnlẹ̀ ìṣòwò pé ah, ó ti yẹjú sí pé ẹ fílẹ̀ ara ò wọ́n gbà wọlé tí ó fi wọlẹ̀ so wọ́n ni wà taqlidul usati ó sì ní àwọn tó bá àwọn tó bá sẹ́sẹ̀ inú àwọn èèyàn sì gbére inú náà ni eléyà àkídà Umman ni official àkídà Umman ni àwọn àgbàdíyà ni wọ́n àwọn Umman ìran kẹ́ nínú àwọn Mu'tazila sí ni wọ́n so kódà Mu'tazila Khawarij náà ni wọ́n àwọn Khawarij Mu'tazila Khawarij náà ni wọ́n àwọn ní ó Khawarij gbá sí wa ni àwọn ilé ní ìsinájì dọ́là àwọn Khawarij al-awwalun ni o so odidi ìlú yẹn báyìí bó ṣe wà yẹn orí àkídà yẹn wà so ìta fi ń fi sínú risalatu àmà nìyẹn pé wà ìbàdíyà tí alábínà ń buwọ́lù ó tún ṣẹ́ rẹ̀ wọ́n ní ìsọ́lọ̀ ọlọ́dẹ la hawla wala quwwata illa billah risala àwọn ọlọ́dẹ ẹ̀lákùn kíyàn máa ní àmà ní risalatu àmà ní in tí wọ́n gbé síbẹ̀ tí wọ́n sign lórí website nífà ṣẹ́hùn kan pé ìbàdíyà àti ìbàdíyà àti gbogbo ẹ̀ wọ́n mọ̀mọ̀ sí àwọn ìbàdíyà torí àkídà tí wọ́n nìyẹn ni ní Amman wọ́n ni so wọ́n ni fafanadaha wọ́n ni wọ́n gbọ̀n yẹ́kẹ́yẹ́kẹ́ afadilatu sheikh al-faqihi wa bayyana ṣe jẹ́ a ah, so ẹjẹ́ ká parí paragraph pé wọ́n ni falatastagribu sheikh bẹ́lì sọ pé ẹ má jẹ́ kó jọyín lójú barakallahu fikum wọ́n ni an tadrusa hadhihi alkutuba nípa ń kọ́ àwọn tíra yìí allati tunqalu an a'immati salaf ní pé tí wọ́n gbà látọ̀dọ̀ àwọn ẹni síwájú náà àwọn salaf àwọn ni àtàdáyùnù lillahi fi usulihi wọ́n ni kí ẹmọ́ sẹ̀sìn fọ́lọ́wọ́ ọba níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wà furu'ihi àtàwọn ẹtútù ẹ̀sìn wọ́n la tastagribu hadha ẹ má jẹ́ kéré ìjọyín lójú wọ́n ní falikulli qawmin warith gbogbo èèyàn ló gbogbo àwọn àjọ ló láwọn tán jogún wọn gbogbo àwọn àjọ ló láwọn tó jogún wọn so ara àwọn àwọn karobisi tán gbè lẹ́yìn àwọn bídá ara wọn tí wọ́n jogún karobisi náà láyé sí so àwọn kílòkọ́ rẹ̀ àwọn nanùgbà náà ara wọn tán jogún tí wọ́n náà so àwọn karobisi tán ń gbá defense fún àwọn bídá ara wọn tí wọ́n náà lónìí tán fi ń rìnlẹ̀ pé àfá aládìsí làwọn so irọ́ burúkú sí ni wọ́n àdìsí wà báyìí àwọn wà báyìí so ọpọlọ ọpọlọ rádàrà dánú wọn ló ń bi àdìsí àtàwọn nínú mọ̀tán kílèmù gan àwọn ìpìlẹ̀ burúkú wọn mọ̀ fi rìnlẹ̀ ẹni tí ó wà trusted wọn mọ̀ gbọ̀rọ̀ rẹ̀ nínú mọ̀ àdìsí so eré ìjẹ́ bí ó sì jẹ́ ọ̀ so kíyàn máa tẹ́yàn sí so kíyàn máa kíyàn máa wò pé à ó ti tán pé à al-Qur'an kalam àkídà kíni wallahi wọ́n kọ́ wọ́n kọ́ ní academics dáadáa pé Qur'an ẹ̀dá ni ẹ́ Islamic studies wọ́n kọ́ dáadáa wọ́n kọ́lá dá so alhamdulillah ṣe hìdí wà mí so wọ́n kọ́lá dá wọ́n kọ́lá dá ó kò pé wọ́n máa ń nígbà ó ti lọ wọ́n kọ́lá dá ń bẹ́ nínú àwọn tọ́jà alákadá yẹn pé èrò àkídà àwọn bá nìyẹn tán sì ń kọ́ àwọn èèyàn tó tó ń kọ́ àwọn èèyàn so yàtọ̀ sí àìmẹ́yà àwọn ẹlòmí náà àìmẹ́yà àwọn ẹlòmí náà pé wọ́n fẹ́ káwọn tíra wọ́n fẹ́ rọ̀ wájà àwọn tíra kan àwọn sún fi kọ́ àwọn tíra kan wọlé gbà kan tọ́fẹ́ wọn fi ṣe rọ́dọ̀ àwọn náà gbogbo àwọn àmì wàláì olórí kèrè àwọn ẹlòmí ibi ìkàtà àwọn èèyàn ti ń jẹun wọn fẹ́ fílẹ̀ yìí so wọ́n kọ́nà tíra kan wọlé ń gbà kan so in tán fẹ́ kódà nínú àwọn tí wọ́n kó wọlé bọ̀bọ́ kan tó máa ń ṣe fídíò lórí YouTube tó yí pé wọ́n padà ọ̀rọ̀ rẹ̀ fẹ́ fẹ́ jọmọ́ ẹ̀wọ̀n kò jọmọ́ ẹ̀wọ̀n so mọ́ wíkú wàláì wọ́n kọ́ àwọn tíra kan wọlé ń gbà kan in tẹ́ fi mọ̀ ní pé ibi tí àwọn àwọn tán bá wọn kọ́ àwọn tí àwọn wọlé èmi mọ̀gbà tán kó tán kó àwọn tí àwọn wọlé so wallahi musa àwọn tí àyè Oman ló ti wá honestly speaking so tán fẹ́ fi takọ wọ́n ti rí pé àwọn náà fẹ́ nẹ́mọ̀ fáwọn fákìdá alùsúnà wà jẹ́ àmì so kọ́ mọ̀ bàkó so yìí tí a fi gbọ́dọ̀ so hádà wallahu a'lam wa sallallahu wa sallam baraka ala nabiyyina وعلى آله وصحبه أجمعين نعم سيدي ريبا بلا يوكنان تطيب أسي سبحانه وتعالى أشهد الله إلا إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله